ẹjá kọ́ lọ́bẹ̀ annabi sallallahu ní haruma maluhu wa àti owó rẹ̀ àti ẹ̀jẹ̀ rẹ̀ ó déwọ́ o ìyẹn ni pé ọgbọ́dọ̀ parú ẹni bẹ́ẹ̀ ọgbọ́dọ̀ gbẹ́sẹ̀ lé owó ẹni bẹ́ẹ̀ ìtumọ̀ tí annabi ń wí ni pé fàhúwá mùsùlùmù fàhúwá mùsùlùmù torí pé àdífì yí àdífì mẹ́ ti tú pé المسلم على المسلم حرام دمه وماله وعرضه àjẹ́ pé ìta nẹ́bí ń wí ń bí náà ló ti wí ní ibòmíhùn pé ma ń kọ́ láìláha ìlọ̀ ẹni ọba ti ní láìláha ìlọ̀lọ̀ fàhúwá mùsùlùmù lè máa dà kí lórí ta fi bẹ́ torí pé ànẹ́bí ní haruma máa lòhú àtòwò àtẹ̀jẹ́ rẹ̀ ẹwọ ní o annabi sí sàlàyé fún apáta lọ́wọ́ àtẹ̀jẹ́ rẹ̀ déwọ̀ al-muslimu ala al-muslimi haram damuhu wa maluhu wa irdu annabi wá fi nǹkankan kún sallallahu alaihi wasallam annabi tó pé ó ti yá jawami'ul kalim ká sọ̀rọ̀ díẹ̀ kọmọ yọ nǹkankan lẹ̀ pé kọ̀bá sì fún fẹ́lẹ̀ ìkùn kò sì ní pọ̀ lọ́rọ̀ tá annabi ọ̀sán sallallahu alaihi wasallam torí àsìgbọ́n ńláńlá méjì ló lè jáde bọ́bá ìpẹ́nu tànẹ́bì wíní tànẹ́bì bá ní man qala la ilaha illallah haruma maluhu wa damu tí òfin tó fi kún pé wa kafara bima yu'badu min dunillah ìrìn èèyàn méjì ni ọba ma wí tànẹ́bì òwí tí ó sì máa ní ànẹ́bì òun lè àwọn tí ń gbíbẹ̀ ń bẹ lónìí náà pé ẹfí ó gbèyànlẹ̀ ẹni ọba ti ní la ilaha illallah ẹ̀wọ̀n aláyín kọ́dẹ̀ lómí ó ní ó kírun kò kírun ẹfùn àtọ́lọ́hun lẹ̀ àkídà rẹ̀ dákọ̀dá ẹfùn àtọ́lọ́hun lẹ̀ yorùbá nẹ́bì ti ní mọ́ ń kọ́ọ̀lá bá nẹ́bì ti ti wílò tọ́nu ó sì ti sọ pé la ilaha illallah a ma wá rá wọn tí ń wí lónìí tó ipé ta nẹ́bí sí ń wí kọ́hùn sallallahu alaihi wasallam ọ́dà bí àwọn tí ń pé wailun lil musallin pé ẹ̀wọ̀ ọlọ́n ti ní wailun lil musallin ọlọ́dọ́ ní a máa kírùn náà ni ó ọ fara balẹ̀ pé irú musallin náà ọlọ́run wí débẹ̀ wọlọ̀ ká débẹ̀ alladhina hum an salatihim sahun àbí kíyàn ká ọ̀rọ̀ ọlọ́run débi tó sọ dé kákọ̀rọ̀ anẹ́bì sọ̀rọ̀sọ́lọ̀ débi tí ọsọ dé anẹ́bì òdó lórí kí ma ń kọ́lá la ilaha illallah ó ní wà káfàrọ̀ bí ma yu'badu min dunillah ẹni ọba sọ pé àmọ́ ìjẹ́ láìláha ẹnu lásán yìí ó ti tó ànábì gan ló ní òtó o ní wà káfàrọ̀ bí ma yọ bá dú mẹ́ndú nìdá yọ wà ṣe kèfèrí ìyẹn ni pé yọ kọ̀ tàwọn kan àwọn owó ma yọ bá dú mẹ́ndú gbogbo nǹkan mí táwọn èèyàn bá ń jọ́sìn fún lẹ́yìn ọlọ́run

nígbò ti gbà pé láìláha ìlà mọ́mọ̀ ránṣọ tó máa tù níta nẹ́bí wínú ìwọ̀n náà lọ ránṣọ ìwọ̀n náà lọ ń ṣe gíní ìwọ̀n náà lọ ń fa òwú rẹ̀ tó ń tù bí ẹni tí ń pọnmi sínú àgbọ̀n ọwá lóyìn àgbọ̀n yóò tí kún látàrọ tóhun ti ń pọn kò lè kún o ní ọ̀sọ́bà kan tó tó jọ́sìn fún àfolúọba Allah o sì tún ní nǹkan kan tó tún gbà póhun náà tún ṣe nǹkan kan lẹ́yìn Ọlọ́run Allah kò lè wọ́ra wọn torí náà àkọ́kọ́ nù kèése ń tà nẹ́bí wí ní bẹ́lómí ó ti máa wí lónìí pé ànẹ́bí ti ní máa ń kọ́ la ilaha illallah ànẹ́bí lẹ́ni ọba ti sọ pé la ilaha illallah àfikọ́ yàgò fún tí ó bá láìláà jẹ́ ìtúnmẹ̀ẹ̀nù nígbò tí ní láìláà ìlàlọ́ ọgbọ́dọ̀ ọgbọdọ ọgbọ́dọ̀ sí kèfèrí sí gbogbo tó bá takò láìláà gbogbo tí àwọn èèyàn bá tún jọ́sìn fún ní gbogbo ọ̀nà jọ́sìn wọ́n ni gbogbo eléyìí náà ni alìmáàmù wahab ibn munabba rahimahullah náà wọn tábìrì òun ló pa kíyèsí wa pé ìjọtẹ́nìkan náà wá bá pé ya imam ya imam wahab alaysat la ilaha illallah miftahal janna ibi la ilaha illa kọ́kọ́rọ́ ta fi sí alìjanna èmi ti ní ọlọ́lọ́mọ ilaha illallah kí ni wáhàbù wí alìmáàmù wáhàbà ní na'am wà halwajata meftahan bila asinan la ilaha illallah ní kọ́kọ́rọ́ aljanna àmá ń jẹ́wọ̀ rí kọ́kọ́rọ́ kan rí jí ò léyìn in ataita bi meftahin lahu asinan futiha laka aw fataha

ìmá yọ̀ọ̀bádó mẹ́ndó nìlá àmá irú àwọn ọ̀rọ̀ eh, eh, ẹ̀sìn òfin a mọ́ sọ́rọ̀ àti ogbó ń tọ́jọ bá ń ọ̀wọ́lé o anẹ́bìlẹ́sìn ní kíyàn mẹ́sẹ̀ torí wà káfàrà bí mọ́ yọ̀ọ̀bádó mẹ́ndó nìlá torí náà ẹ̀dàkùn gbogbo kọmọ́dà bígbà tíyàn ń pọnmi sínú agbọ̀n la ilaha illallah ó nìtùmọ̀ táwa náà mọ̀ ìyẹn ni pé nìkan tún jó jọ́sìn fún máa fi gíní àfọ́lọ́ gbogbo tí ó bá takó ohun tó sọ lẹ́nu yìí yọ bà láìlá jẹ́ as condition pé mọ́ ń kọ́lá la ilaha illallah wa kafara bima yu'badu min dunillah haruma damuhu aw maluhu ìran àwọn èèyàn ẹlẹ́ẹ̀kejì táwọn náà ń sí ọ̀rọ̀ annabi yìí gbọ́ sallallahu annabi ni man qala la wọn kan tí wọ́n ní la ilaha wí kò dénú rẹ̀ ọkà wí kí ni kò islamu rú nǹkan báwọn náà annabi sì ni man qala la illallah ipò islamu ní pé mọ́wíntà nẹ́bí òwísà nẹ́bí lẹ́nu ah, so ti wílá ìláha illallah nọ́àmìlòhú bí-zọ́hìr ah, wá bá wa lónìí a ní àṣìrí àìrí ọyìn àìtẹ́lẹ̀ jú ló kọrin ní abdullahi lòun ah, ẹwọlé ẹsàrò ẹlẹ́gẹ́ òní kò sí nǹkan mí òun ni kí ó wúwa pé òun yóò bá rò mí ń dún nílá ìgbà wọn tó lè lè jáde àmọ́lópin ìgbà tí yẹn bá wí la ilaha illallah kẹ́yẹn kan tó wá ní kọ́ọ̀sì àti pé àmàbọ́yá la ilaha àwọn òdénú rẹ̀ àṣejù tọ́lọ́wọ̀n ọ̀fẹ́ nínú ẹ̀sìn o òun ló fi jẹ́ pé ní tàbí fẹ́ràn jù nínú àwọn tàbí fẹ́ràn ibn Zaid nínú ẹgbàwà hadithi kan wọ́n ní khalid ibn al-walidi ni ogun wọn náà ni wọ́n súnmà nẹ́bì púpọ̀ ta ni khalid ibn al-walidi òun lọ ga ogun musulmi pé wọ́n wà lójú ogun musulmi àti àwọn tí è ṣe musulmi àwọn kèfèrí nígbà ẹnìkan wá rí pé eh, nǹkan tẹ́lẹ̀ gbogbo àwọn adúrà àwọn táwọn wáyìí lámọ́ yí wọ́n ti fi balẹ̀ àwọn musulmi ti balẹ̀ ẹnìkan wá rí òun náà bí tó sápamọ́ sí ọ̀fìdàlé ọwá ní aṣáàdù aláìláha sẹ́mù pé tó jọ ní pé ìgbò orí dá aṣáàdù aláìláìlọ́lá ń gbà tó orí kíni tó orí ìdà aṣáàdù yọ ọ̀kọ̀ wọlé mọ́ fàkọtàlàwú ó sì pa ńgbà wọn dọ́dọ̀ ànẹ́bì ńkọ́ ojú ànẹ́bì yí padà sí sọ́lọ̀ ba'da an qala la ilaha illallah ó sì pa lẹ́yìn tó ní la ilaha illallah torí náà ẹ̀dàkùn ẹ̀sìn tọ́lọ́n fi rán nẹ́bí sallallahu alaihi wasallam ẹ̀sìn wasatiyya ni o láàrin àṣejù àti kíní àtàṣe ètò inú ta wí náà ara ṣe jù ń bẹ ara ṣe ètò ń bẹ man qala la ilaha illallah èyí wọn pé ká sílẹ̀kùn fún al'irja kò pé á sílẹ̀kùn fún kíní al'irja pé òsìsẹ́ òsìsẹ́ ọlọ́run ti ní man qala <laughs> ọlọ́run òwúbá annabi òwúbẹ́ sallallahu alaihi wasallam àmá at the same time man qala la ilaha illallah ká má jẹ́ ó sílẹ̀kùn gùlúwù fún wa náà ká má jẹ́ ó sílẹ̀kùn àṣejù pé a torí bí ta bá dé lónìí bí musulmi mi bá rẹ lómi bó ti wẹ̀wù lásán yóò ti ya fọ́tò tí ń se bó ti kíyàn lásán yóò ti se gíní ó ti ní gbogbo ilé yíò sí nú lànà nẹ́bí o sallallahu alaihi ẹjá àmàlà náà sàbí ìjọ tí ìbálò yóò tó yí padà oríjọ́ tí wọ́n bá ṣe ń tọ́ nẹgẹ́tì jí tí wọ́n wí taari tí wọ́n ò ṣe wà káfàrá bí má yu'badu min dunillah bá nẹ́bì ti gbáyé nù sallallahu alaihi wasallam kọ́dàtà nẹ́bì ti ẹ̀jú lẹ́bù yíò lọ sẹ́mọ̀ páwọ̀ ọmọ gọ́nà ní tiwa móró ní ọgbọ̀dọ̀ jẹ́ pé àwọn ní kẹni ọgbọ̀dọ̀ kan tó wọn ọmọ bí àwọn tí ma wọ́rú <laughs> aṣọ ọkọ́lọ̀ òun ni anẹ́bíwa muhammad sallam kódò òun mọ́ òun ṣe gíní pé rọ́ ni la ilaha illallah ọ̀tẹ́lòmí èyí bí àwọn abdullahi ibn Ubay ibn salul wọ́n wí la illallah wọ́n kírùn lẹ́yìn annabi jihadu annabi oluwa si sọ annabi wọn pa a àmẹ́lẹ̀hùn nàbí yóò sọ̀lọ̀lọ́hù àríhìwọ̀sẹ́lẹ́m bí zọ́hìrì tí wọ́n ikú láyé èyí tí wọ́n fi hàn pé bá wọn ti rí ní bẹ́ẹ̀nẹ́là nẹ́bí sí gíní bẹ́ẹ̀nẹ́là nẹ́bí ń bá wọn lò torí náà ẹ̀dàkùn ẹja kọ́ ẹ̀kọ́ ńláńlá òun ni eléyìí àmọ́wọ̀ dún bí tọ́lọ̀ ní kò dú alìmọ̀hámàlà tó bí dìzọ̀l man kọ́lá la ilaha illallah wa kafara bima yu'badu min dunillah torí náà ìdákùn ẹjá kọ́ ẹ̀kọ́ ńláńlá yìí bí hadida nabi sallallahu alaihi wasallam lọ́nà méjèèjì ọ̀nà títọ̀hún àwọn tí ò àwọn tí àṣejù náà sì wá wọ pé à kọ́dà irú láìláìlá tó wíhun náà kọ̀ wọlé ó dìjọ́ tó ọba tó rí ń tọ́ nẹgẹ́ẹ̀tì lá ìlàáha ìlọ̀lọ̀ torí náà ọlọ́nkọmọ́sá sàmànẹ̀mí àtẹ̀yẹ o kò já ìta wí iye gbogbo báàbù tó kù tí ń bọ̀ nù tíra yìí yọ́ ma túnmà rẹ̀ ni ìyẹn ni pé man qala la ilaha illallah wa kafara bima yóò gbàmì tó gbọ́yé lọ́nà méjèèjì ta wíhùn kò fàṣe jù gbọ́yé kò sì fi àṣẹ tó gbọ́yé gbogbo àbúwábù tàwíìdì pátá wọ́n túnmà ilé yìí pé ìtọ́lọ̀ ń wí ní ẹ̀sì mẹ́sà àṣẹ jù ń bẹ́ ẹ̀sì mẹ́sà àṣẹ tó ń bẹ́ẹ̀ fihi akbarul masail gẹ́gẹ́ bí àṣà alfawa muhammad ibn abdul wahhab nípa rí báàbù kọ̀ọ̀kan tí wọ́n wà summarize àwọn ẹ̀kọ́ àwọn ẹ̀kọ́ ńláńlá tààrí ń bẹ́ wọ́n láwọn masala ńláńlá ọ̀rọ̀ ńláńlá níbẹ̀ ń bí ìta àtàkọjá yìí wà hàmùhà ẹ̀rí tó ṣe pàtàkì gùn bẹ́ẹ̀ wàhíyà tafsiru tawhid wàhíyà láwàtà ń sọ Yorùbá lẹ́nu yìí mo ní ìtumọ̀ tàwíìdì pé ìmọ́lọ́n nìkan ìmọ́lọ́n nìkan ó kù díẹ̀ káàtó òun ni ọjọ́ pọ̀lọpọ̀ ọmọ kí man qala la ilaha wa kafara bima yu'bad tàwíìdù ni ìmọ́lọ́n lọ́kan àti ìsìn ọlọ́run nìkan bí yẹn bá ti yọ kankan lẹ́nu méjèèjì yìí kò torí náà tafsiru tàwíìdì wàtàfsírù ṣàhádà inú ta kọ́lẹ̀kọ́ ńláńlá nù báàbù yìí ni pé kálìmà ṣàhádà tí mẹ́ rẹ̀ ń wí jojúmá aṣíhádù aláìláha ìlàlọ́ wa anna muhammadan rasulullah sallallahu alaihi wasallam kódò já gbọ́yé náà kí ni túnmẹ̀ kí ló túnmà bi umurin wadiha bákanáà arálàyé tó pọ̀ láwọn ọ̀rọ̀ tó clear tó sàlàyé ń ta wí minha nínú àwọn ọ̀rọ̀ ta rí tó sàlàyé rẹ̀ ayatul isra ayatin bẹnu suratul isra ìran wa létí gbogbo ta ti kà nínú báàbù yìí o bayyana fiha ar-radda 'ala al-mushrikin alladhina yad'una as-salihin ففيها بيان أن هذا هو الشرك الأكبر kí láyà náà òun láyà pé أولئك الذين أولئك الذين يدعون يبتغون إلى ربهم الوسيلة أيهم أقرب ويرجون رحمته ويخافون عذابه àti túnmọ̀ rẹ̀ ń gbà ta káyà yìí náà làfà tó rán wa létí pé ó sàlàyé fún wa ó fèsì fáwọn ẹlẹ́bọ àwọn tí ń pè nǹkan mí lẹ́yìn kí lọ sọ wọ́n di ẹlẹ́bọ yad'una salihin wọ́n rá wọn kan léèyàn rí kọ́dà mọ́ nínú tafsiru kan wọ́n ní minal jinni inú àwọn alijan ni àwọn gan wà mọ̀ pàwọn táwọn ń pè parán ọ̀rọ̀ ti lè jẹ́ wòlíì o lè jẹ́ wòlí ẹnìkan ò dispute wìláyà rẹ̀ ẹnìkan ò dispute nùbúwà nẹ́bí ọlọ́run pé kọjá nẹ́bí ọlọ́run mọ́ àmọ́ kí lẹ̀ tọ́ tí wọ́n ní láti mọ́ pé lẹ́yìn ọlọ́run olúwa ní òun ọ̀gbà gbogbo ẹ̀dá pátá àti màláíkà ní àtànẹ́bí ọlọ́run ní àti wòlí ní àtàfà ní kí ọlọ́run ẹ̀dá ọlọ́run ni wọ́n ọlọ́run lóhun ọ̀wá nígbàkẹ mú ẹ̀tọ́ tòun kílẹ̀ tọ́tọ́ lọ́run òun ní ká kéèpè ká sin òun nìkan káwà fún èyíkéyìí inú ẹ̀dà tọ́lọ́run ọba dá kọ́dà àfáà ní fíhà bayan annahada huwa shirkul akbar kódé eléyìí ni ìdá nǹkan pọ̀ mọ́lọ́run tó tóbi jù tí yọ ní islam ìyẹn ni péjọ́ tí èèyàn bá

ó ti sẹ́bọ́ ńláńlá ìyẹn ni pé tí yíò lè remain as muslim kọlọ̀nkọ́ mọ́sá àsánú wa o wà mínà ayatu baraa nínú àwọn àlàyé tààkà nínú báàbù tó lọ iná o ní àyà ń bẹ sura baraa ìyẹn suratu tauba suratu tauba náà làwọn afá máa pè suratu baraa àwọn àyà àwọn súwàrù kan bẹ nínú al-Qur'an al-Karim wọ́n ní ju ó kọ̀ọ̀kan lọ bẹ́yàn bá pè sóràtù taubá ní sóràtù taubá ọ̀wọ̀lé bàbá pè ní sóràtù bàrá àná ọ̀wọ̀lé bẹ́ẹ̀nà ni yí sóra tí a dákọ láìpẹ́ yìí eh, ayatul isra sóràtù al-isra òun náà wọ́n pè ní sóràtù bani isra'il torí náà àwọn sówàrù ní ìbẹ̀nú al-Qur'ani bẹ́ẹ̀ tó ní ju أن أهل الكتاب اتخذوا أحبارهم ورهبانهم أربابا من دون الله بتاعتي كعبني àwọn kan wọ́n máa wọn àfá wọn wọ́n máa wọn ẹlẹ́sìn inú wọn àwọn olùbẹ̀rù ọlọ́run mẹ́nà sọ̀lìfín àwọn tó dáa náà láwí àmọ́ dídá àwọn ògbépò pé kẹfì wọ́n rọ́pò àmọ́ gbogbo mọ́ ti jẹ́ lẹ́sìn tí wọ́n já àfáà tó nígbọ́tọ́ bá ti di pé ní ìtàkàrú àbárọ̀hún wọ́rọ̀bánahún àrùbábán bẹ́ẹ̀ bá ti sọ wọ́n dọ́lọ́un kéèkèé lẹ́gbẹ̀ẹ́ ọlọ́un àti se tọ́lọ́wọ̀n ọ̀fẹ́ kọ́dánú ayà yìí a sàlàyé fúnra wa pé níjọ tí ó gbọ́ àyà yìí ìbéèrè tó wá bí ànábì bá ànábì ti dá lóhùn fáǹfà ní àwátá sí ń bẹ̀ náà in tó bí ànábì ní pé ah òun náà ń bẹ lára wọn tẹ́lẹ̀ torí àdíyù yìí nàṣọ́rọ́ ní kírísítíẹ̀nì ní kó tó gbà fún ànábùwa Muhammad sallallahu alaihi wasallam pé àmú wọn o a kàn respect wọn ni àmú wọn lọ́lọ́run àmú wọn ní kí ni arbaban min dunillah kí lànàbì wí يحلون لكم ما حرمه الله ويحرمون, لكم ويحرمون عليكم ما أحله الله فتلك عبادتهم anábi ni síwọn èso ń tọ́lọ̀ ń se léèwọ̀ fún yí káwọn onírẹ̀ bá lè ṣe ẹmọ́ sí ń tọ́lọ̀ ń se léèwọ̀ sẹ́ káwọn ó se gíní fún wọ́n sọ di ẹ̀tọ́ fún yí àdíyù ni wọ́n máa se bẹ́ẹ̀ ǹjẹ́ wọn a tún máa sọ tí ọlọ́run ṣe lẹ́tọ̀ọ́ àwọn a sì dìsáìdì pé wọ̀ ní fún àdíyì ni wọ́n máa ṣe bẹ́ẹ̀ alẹ́bì ní ọ̀nà tẹ́ fi mú wọn ní ọlọ́run náà lọ torí náà ẹjá kẹ́kọ̀ọ́ bí yíò náà ara ẹ̀tọ́ ọlọ́run ni pé halali lele yìí haramu lele ẹ̀tọ́ ọlọ́run ni àfẹ́ni ọba fi rán pé bá ń jíṣẹ́ pé mo fẹ́ ilé yìí ń fẹ́ ilé yìí halali kó pe haramu àbí kó pín tọ́lọ ń ṣe ní haramu kọsọ di gini kọsọ di halali wa bayyana annahum lam yu'maru illa bi an ya'budu ilahan wahida ma anna tafsiraha alladhi la ishkala fi ta'atul ulama wal 'ubbad fil ma'siyah la du'a'uhum iyyahum ẹ̀rí ìta kọ́ in addition to ń ti mọ̀tẹ́lẹ̀ ọ̀rọ̀wà létí ń bí ní pé kámọ̀ wà rò pé ní ẹ bọ́yá ń tọ́lọ̀ fi ní wọ́n mú wọn lọ́lọ́un ní pé wọ́n ń ṣe kíni wọ́n ń pè wọ́n tí a mọ̀ká ti mọ̀ yíò pé náà tí yàn fi lè múyàn kọfíyàn sí ẹgbẹ́ ọlọ́run ní kọ́ máa pè gbígbà tó ń pè ọlọ́run àmọ́tò àbọ́lọ̀ ń pè nǹkankan ní ẹ̀tọ́ àwọn sọ di èèwọ̀ bíyàn bá ti tẹ̀lé wọn bí yíò náà ó ti mú wọn lọ́lọ́run náà kọlọ̀kọ́sọ wá mẹ́rọ wọ́n min ha kọ́ọ̀lù khalil alayhi salam lil kufar inú ta kọ́lẹ̀kọ́ ńláńlá náà ni ọ̀rọ̀ bàbá ń sọ fáwọn kèfèrí àsìkò rẹ̀ pé inna ni bara'un mimma ta'budun illa alladhi fatarani

àmọ́mọ́ jẹ́ ọ́dà bígbà tó ipé ní àkọ̀ráyé ní òjò wà bí tọ́lọ̀wọ̀ fẹ́ ìdá ẹ̀mí ìwárù rẹ̀ ni iná ní bàrá oún mẹ́má tààbùdùn ìlàlẹ́rí pàtọ̀rọ̀ ni fastafna minal ma'abudi na rọ́bàwò adábi ibrahim aléhì salam ọmọ pé báwọn yẹn ti ń sin ọlọ́run wọn níbi gbogbo tẹ́ ń jọ́sìn fún àyàfẹ́ ní tí máa ń sin lọ́hun nù yí ànábì Ibrahim fàyè yí òun lẹ́ bàbá ipẹ́ nìkan bẹ tí ń sin lọ́hun nù yí ìbọ́pá bọ́sẹ̀ kó nù ẹni tó ń sin o ìlàlẹ́dí fàtọ́rọ̀ ni àfolú ọba وذكر سبحانه أن هذه البراءة وهذه الموالات هي شهادة أن لا إلا الله onínú àtọ́kọ́ nínú ayà yìí ni pé

Uh, ó ní kí ọ̀rọ̀ yìí àbí oh, wa ja'alaha olúwọba ja'alaha kalimatan baqiyatan fi 'aqibi kò jẹ́ kọ́rọ̀ yọ parí lórí annabi ibrahim alayhi salatu wasalam ó ní kó tó máa wà bẹ́ẹ̀ fi 'aqibihi ay fi dhurriyyatihi nínú àwọn àrọmọdọ́mọ annabi ibrahim alayhi salam inú ta kọ́lẹ́kọ́ nù báàbù tó lọ yìí òun láyà àbìtọ́lọ̀ ti láwọn kan wà máa hún bẹ̀kọ́rì jína mìnà wọn ní jáde kó nùnà ibi ni wọ́n ma gbé wọ́n dé wọn torí àwọn alfáà ti sàlàyé rẹ̀ fún wa káwà náà sàlàyé fúnra wa nísìn kìí sí gbogbo ẹni ní tú ní nǹkan mí tọ́lọ́run òbí tà nẹ́bí òbí bíyàn bá wọná tọ́ jáde ń bẹ́ kìí ṣe kèfè rínú bọ́ bá wọná tó ṣe gíní tọ́lọ ń jẹ yà ẹnu ọ̀bẹ̀ ẹ̀sẹ̀ ọwá wọná sẹ́kọ́ndì kan ní ọwọ́ ọ̀sẹ́jú kan ní one hour lólò ń bẹ̀ ní ìjọ kan ní ọdún kan ní ọlọ́mọjà wọn wọná sẹ́kọ́ndì gbogbo ẹni tí irú ọ̀pọ̀lọpọ̀ bí tá nẹ́bí ó ti ní fìnnà lápòjúwe kò túnmà pé ń tá nẹ́bí wíhun ní ọsọ́ọ̀yàn di kèfèrí níbi ọlọ́run ọba ti sọ̀rọ̀ ẹni tó di kèfèrí núná irú ẹni wà máa hún bè kọ́ọ̀rì jíná mìnàdà wọn ní jáde mọ́ bẹ̀ o àbí lọ́nà kí làwọn eléyìí tí olúwa wá ní wà máa hún bi kharijina minan nar áyà náà bẹnu suratul baqara olúwa ní a'udhu billahi a'udhu billahi minash shaitani rajim ọlọ́run ní ittabarra alladhina tubi'u minal ladhina taba'u wa ra'aw لو أن لنا كرة فنتبرأ منهم كما تبرأوا منا فنتبرأ منهم كما تبرؤوا منا وما هم بخارجين من النار olúwa sọ́tàn fẹ́ mẹ́rẹ̀ tí ó ṣẹlẹ̀ lálìkìyàmá àṣẹ gbogbo ń tàà ń wí àti ṣíríkù àti bídá àtẹsẹ̀ àsáwọn kan tẹ̀lé èyàn àwọn kan làwọn kan tẹ̀lé bí ó ti wà láti jọ òun yóò sì máa wà bẹ́ẹ̀ díjọ́ alìkìyàmá náà ìyẹn ni pé kò strange pé ọ̀gá síríkọ ọ̀gá ọ̀gọ́ ẹbọ asìra wọn kan náà tí ó tẹ̀lé ọ̀gọ́ ń bí bídíà wọn kan tí ó mọ̀ tẹ̀lé ọ̀gọ́ ń bí ẹsẹ̀ wọn kan tí ó mọ̀ tẹ̀lé àmọ́ ń bẹ lọ́dọ̀ ọlọ́run bí <laughs>

gbogbo ẹni tí ń fọwọ́ sọ̀yà tí ń sọ fún yẹn pé ẹ lọ sí bọ́lọ̀mbá bí i ẹlẹ́mì ní àbẹ́yẹn gbọ́rú ẹ̀yìn kẹ́dàkùn ẹkẹ́ àyà yìí fún wọn bọ́lọ̀mbá ní ọwọ́ wọn létí ìtàbárọ̀ alladina yọ́wà wẹ́yìn yóò ta ní ẹni ọmọ ìrìn اتبرأ الذين آه، اتبعوا من الذين اتبرأ الذين اتبعوا من الذين تبعوا تبرأ الذين آه، لا متكتل نادي اتبرأ الذين اتبعوا من الذين اتبعوا بيناني àwọn tí wọ́n tẹ̀lé wọ́n ma pé àwọ̀ àwakọ́ bóyá ó sì náà ní àwọn tí ó se bẹ́ẹ̀ ni iblis shaitan ìbẹ̀nà alkùnránì bẹ́ pé ṣẹ̀tọ́ ni ọmọ tí ẹlòmí títí títí títí tí ó fi sọ fún pé okùfò yóò tí débi tí ó jọ kọ̀tọ̀lọ́ falamma kafara ọba tí wá rí pé yes ó ti dojú ẹ̀ kọ́ọ̀lá inni bari omega èmi ọmọ rí o nígbàtí ó tẹ̀ wá parí ọ̀rọ̀ ṣẹ̀tọ́ ni ọ wá ní inni akhafu Allaha rabbal alamin

sẹ́rí pé <laughs> ọlọ́mọ́sí aládọ́rùn mọ́tọ́ àmúlùwà ń kìlọ̀ fẹ́ mẹ́rẹ látàyé o òun náà lọ́hànú ayà ìkúnmọ́ o olúwa ní ṣètọ́ ní nìkan kọ́ jámù lọ́lọ́wà lóyìn àìpé wọ́n pọ̀ àwọn tí wọ́n sọ páwọn ọmọ èèyàn rí lálìkì á mọ̀ pẹ́ àwọn ọmọ yìí o tọ̀ kí ní ó tó wá ṣẹlẹ̀ ń jọ́nà jalla jalalu jalla ọlọ́run fẹ́ràn ma nẹ́bí adama bígbà tọ́lọ́run ti ń sọ episode sin tí ó ṣẹlẹ̀ lálìkìyàmọ̀ fún wa lẹ́sẹẹsẹ kí ní ó tẹ̀lé léyìí wa qala alladhina tabaru àwọn àwákà tẹ̀lé wọn ni àwọn ni aláàrán makiwu àwọn ni aka pè wá àwọn lọ́gá wa qala ìgbà wọn làwọn ah wa qala tabaru bẹ́ẹ̀ ti fi wá ní lẹ́wọ́ anna lana karrata ó bá ipò sí sí ní kọ́lọ̀wọ́ fún wa ní opportunity kan sí ìdí ń jálì kìí àmà náà nù opportunity ẹ̀yọ kan náà ní bàbá ti misuse ẹ̀ ọ̀tán náà nù ìyẹn ni pé gbàtọ̀ wà láyé náà l'opportunity ẹ̀yọ kan gbogbo ẹni ọba ti lálì kìí àmọ̀ ní padà wá mọ́ ń bẹnu hadith jábìrin abdullahi bẹ́ẹ̀ ọlọ́run ni ó gbẹ́ni ọba

mo ti ṣe fún ọ̀yí tó bá tún wù ọkọ̀ tọrọ ọwá ní Abdullahi ní a tó bá ikú òun mọ̀ pé bí ó ti dùn tó nì kún ọ páyàn tó bí ọ̀nà tọ́lọ́run ọba ipé nkankan ń bẹ tóun lè tọrọ ní gé mọ́jí tó wọ́n jẹ́ ẹ̀kan gbọ́wọ́ <laughs> padà sí ayé kí wọ́n ọlọ́run wá ní kíni àyàfẹ́ yóò nìkan lòun ní fún yàn ọlọ́run ní tọrọ gbogbo ǹtọ́ ọwá tọrọ ilé ọlọ́run ní àfihàn gbogbo ẹni ọ bá ti kú kò ní padà wáyé má torí náà dákùn gba àkídà ránrun ẹjá palẹ̀ rẹ̀ mọ́lẹ̀ Yorùbá àkúdà àkúdà àkúsà ìdá àkópa ìdá ẹ̀ẹ́gẹ̀ẹ́nìkan àwọn pàdé rẹ̀ ń bì kan gbogbo ọtakùntà náà bí wí o sallallahu alaihi torí náà ká padà sórí ìta wí àwọn tí wọ́n tẹ̀ láwọn èèyàn náà láwọn lọ́rọ̀ kí lọ́rọ̀ tí wọ́n láwọ́ annalana karọ̀tà ìpọ́bá ipò sí ṣe ní ká lọ ká bọ̀ fanatabarra aminhum u minna bẹ́ẹ̀ tí pàwọn ọmọ wá rí káà náà ju ìparí ayà ìlọ ni wà àtẹ́kíníkèjì wọn kàdálíkà yúrí àhàn olúwa ní ẹ̀wà méjèèjì kàdálíkà yúrí himọ̀lọ́hù àmàdàhún hasaratin ọlọ́run níbò wọn ti fi sí ọun kálukú àwọn náà bọ́bá dọ̀ pé sẹ́rí tẹ́ kó bára yí òfò ọ̀pọ̀n òfò gbogbo ń tẹ́ ń wò pé àwọn láàá àtẹnitọ́un náà wí pé kọmọ èèyàn láyà kọmọ kí lórí kíni lórí tọ́lọ̀wọ̀ fẹ́ o wọ́n fẹ́ ayé wọ́n ni wọ́n gbé ẹnìkan lọ tẹ́ kí wọ́n lọ sí sí tẹ mùsùlùmí ẹnìkan onígun ó sí sí ilé inú rẹ̀ mẹ́ ọ̀nà bọ́lọ̀ bá bí ẹ ni kí o olúwáwá parí ẹ̀ síbi pé àtẹni ọ tẹ̀lé èèyàn <laughs> àtẹni wọ́n tẹ̀lé wà mẹ́rún ọ̀sẹ́ni tí ó jáde nù náà pé ọ̀rọ̀ pé ẹgbà wá rí pàwà tẹ̀lé wọn ni tó ti se tí múyàn gbére nù náà wà máa hún bẹ̀kọ́rì jí na mínà náà ọlọ́nkọ́ sọ wá ń bẹ́ o kọmọ́sẹ̀ wá ní àdọ́rùn ní gbàtíyàn ń bẹ láyé ذكر أنهم يحبون أندادهم كحب الله ẹ̀rí pé bẹ̀rẹ̀ àyà yìí ni àfá àtún pàkíyèsí wá sí àyà tààkà yìí ìbẹ̀rẹ̀ rẹ̀ ní pé wà mínà náàsì man yattakhidhu min dunillahi andadan yuhibbunahum kahubbillah àwọn kan bẹ wọ́n sì tún mú Ọlọ́run kéékèèké mi lẹ́yìn Ọlọ́run lọ́nà wo ọ̀nà kẹta nù kí lọ́nà alákọ̀ọ́kọ́ dùnáà sọ̀lìhìn bí i bá ń pè yàn pé yá ẹnìkan yá kìníkan òun sínú lẹ́yìn ọlọ́run o ti mú ní àrùbábá mìíràn kí lọ́nà ẹlẹ́ẹ̀kejì tọ́átùhùn ìtàkàdù àhbárahùn wàrùbánahùn àrùbábá mìíràn èyí wọ́n ise pé wọ́n ń pè

conflict ìfẹ́ ṣẹlẹ̀ láàrin ìfẹ́ tọ́lọ́un àti ìfẹ́ nǹkan mi in ta fi mọ́ ní mọ́mìnì ní gbégé ní ashaddu hubban lillah jẹ́fẹ́ tọ́lọ́un ó borí olúwa ni kéyàn ó fi ìfẹ́ ọlọ́run ṣe dédé ìfẹ́ nǹkan mi inú ìròyìn àwọn kèfèrí ni ó kò sí inú ìròyìn mùsùlùmí kí ní ìròyìn ti mùsùlùmí ashaddu hubban lillah torí náà ẹwà wọn tí a fà wí ń bí àfà ní ẹwẹ̀ mọ̀ ọlọ́run sọ̀rọ̀ àwọn kèfèrí ó tún wá fi rinlẹ̀ pé wọ́n fẹ́ràn ọlọ́run torí kí lọ́lọ́run wí yuhibbunahum ka hubbi wọ́n fẹ́ràn ọlọ́run gẹ́gẹ́ bí ìfẹ́ tí wọ́n ní sáwọn òsáwà àtàwọn tí wọ́n tẹ̀lé lẹ́yìn ọlọ́run kí lọ́lọ́run wí bẹ́ẹ̀ ni àṣẹ wọ́n fẹ́ràn ọlọ́run ọlọ́run ò pé wọn fẹ́ràn òun àmọ́ ìfi ìfẹ́ tọ́lọ́run ṣe wọ́lọ́m yóò dìkílò ohun fil islam tóhun ti bí wọ́n ti fẹ́ràn ọlọ́run yìí wọ́n òdí musulmi torí ẹ fàkẹ́yìfà bí man àhábà nẹ́dà akbaro min hubbin àfá níbò láwà pé tẹni tó se pé ọ̀rọ̀ yóò àwọn tí wọ́n fẹ́ràn ọlọ́run dífẹ́ ọlọ́run àti ìfẹ́ nǹkan míì tí wọ́n mú lọ́lọ́run ṣe dédé lọ́lọ́run ní wọn èsè mùsùlùmí bó wá ń ti ta ni tó ṣe pé ní ọdẹ fẹ́ràn nǹkan míì yìí yú kíní tọ̀ ẹ̀kẹta àfá ní wà kéfà bí mẹ́lẹ̀m yóò illa <laughs> ní ìdájọ́ ẹni tó ìfẹ́ nǹkan mi òun ọ̀tí ẹ̀ fẹ́ràn ọlọ́run nǹkan mi lọ fẹ́ràn torí náà nínú ọ̀nà tí èyàn fi sin ọlọ́run ní pàtàkì òun ni mahabbatu kéyàn fẹ́ràn ọlọ́run ẹjá múyàn ọlọ́run èso ọba téyàn ma sin sin pé bàbá kú sin nísìn yóò tún léyàn jí àní a gbọ́dọ̀ ma sin sin pé à adúrún tó ṣe fún àyẹnu kẹ díẹ̀ tó ní àmúwá ní bí mùsùlùmí ti gbọ́dọ̀ rínú o òun ló fi gbádùn ìsìláàmù ni òun làwọn ará wájú nínú wọn fi gbádùn ìsìláàmù àwọn sọ̀hábà nẹ́bà Muhammad sọ̀rọ̀sọ́lá àtàwọn tó tẹ̀lé wọn làwọn fi ma bígbà táwọn ń gbádùn òun ni òun tí ń dàbí òkè lójú tí ẹun gbé bí ma làdáni bá pẹ̀lú ọjà sí ó ti yàtún torí pé kò sífẹ́ ọlọ́run ààrí ọlọ́run rí ẹni tí ó ti ṣe ń tọ́pọ̀ jù ẹnu díẹ̀ tó ní kàmúwà ìlọ̀ ẹ̀dàkùn gbogbo ẹ̀ntọ́ bá kò síbẹ̀ náà lọ fi èsì èyàn kan kírun kan gbáwẹ̀ ìwọ̀n lẹ́mẹ̀ rẹ̀ sọ́lọ́run ni pé jẹ́ ń gbánú lájẹ́ àtẹ́ọ̀bá àgbágú kí nísìn èyàn lẹ́ọ̀lẹ̀ sí báhùn fún ọ́ sí báhùn pẹ̀lú ọlọ́run ọlọ́run gbọ́dọ̀ rí ọlọ́run tàà sí ìgbìlẹ̀ nítorí nítorí ta ọgbọ́dọ̀ rí pé ọ̀fẹ́ràn òun kọda ìfẹ́ ẹ̀hún borí ìfẹ́ nǹkan mi torí náà nínú ọ̀nà ìbádà ọlọ́run ní kíni mahabbatullah kíyàn nífì ọlọ́run ara bí tí a sì ti mọ̀ ọlọ́run ni mo fún ilá òun ni kíyàn mọ́ máa ṣe bádà ń ṣe pé ní choice mi ni kíyàn ń kọ́ máa rí pé ọlọ́run tó báyìí torí wà láì bá àti máa rí pìtì ẹ̀ lọ́pọ̀lọpọ̀ gbà díẹ̀ lọ́lọ́n ní omú wá o gbogbo wà máa fẹ́ alábdùl jínà wà lè ń sa ilá lè ábòdó ọlọ́run tóhun torí ẹ̀ dáwà díẹ̀ ló ń wá ní kó take nínú tí ń bẹ òun lè yóò fi máa sin ọlọ́run sí tàà gbọ́dọ̀ bá ní àmúdù bá ìlọ́wà ń kọ́ kí wá láwàá sí ọlọ́run ò ṣeun o èyàn gbọ́dọ̀ máa sin ọlọ́run ń sin bí ìgbà tí yàn bẹ̀rù ọlọ́pàá pé bí ọba ti gbọ́ra pé a lè bọ́mọ lọ́wọ́ ni torí náà ẹ̀dàkùn ẹjá múyàn náà muhabbatullah musulmi gbọ́dọ̀ fẹ́ràn ọlọ́run àtàrà fi kíyàn fẹ́ràn nẹ́bí ìfẹ́ rẹ̀ ní kọ́tẹ̀ láṣẹ rẹ̀ olúwa ní kul in kuntum tuhibbuna Allaha fattabi'uni tẹbálẹ̀ fẹ́ràn ọlọ́run ẹ̀fẹ́ràn ọlọ́run ọlọ́ni táwọ́ fi mọ̀ pé fẹ́ràn ọlọ́run ẹni mọ́rán sí yìí ni ẹ tẹ̀lé ìfẹ́ ọlọ́run ìtẹ́yìn ọ̀tọ́lọ́n ní kí ni tẹ́sì àwọn àfáà máa pè ní ayatul ikhtibar ayatollah fi tẹ́sì ọmọ ànẹ́bì adama kul in kuntum تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم ọlọ́run kó ṣe wà lẹ́ni tí ó fẹ́ràn ọlọ́run lọ́lọ́wọ́ fẹ́ràn àwà náà ehm, wà mín ha kọ́wùlùhù sallallahu alayhi wasallam man kọ́lá la ilaha illallah wa káfàrọ̀ bí ma yọ ìbádù min dúnilá haruma maluhu wa damu lónìí náà láka ilé ìwà ní ti gbàgbé akẹfúnra wa pé ẹni ọba ní la ilaha illallah tó sì jìnà sí gbogbo tó tako la ilaha illallah yìí òun ni musulmi o òun ni kíni òun ni musulmi káàsì má sàṣe jù bá àti gbọdọ̀ ṣe àṣe ètò nílé gbígbélé yìí àgbọdọ̀ máa wádìí tí ọ̀yá wádìí bọ́bá ti fi ń tọ́yẹ ìtàn nẹ́bì kọ́ wà ní sallallahu alayhi wa sallam onílọ́lọ́ lànẹ́bì fi ní wa hù alam ẹ̀rẹ́ ìtẹ́yìn ọmọun hisabuhu alàlá ẹjọ́ gbé lọ bọ́lọ́hun hisabuhu alàlá yóò وهذا من أعظم ما يبين معنى لا إله إلا الله فإنه لم يجعل التلفظ بها عاصما للدم والمال بل ولا معرفة معناها من مع لفظها بل ولا الإقرار بذلك بل ولا قونه لا يدعو إلا الله وحده لا شريك له بل لا يحرم ماله ودمه حتى يضيف إلى ذلك الكفر بما يعبد من دون الله الفاني رقل لا la ilaha illallah tẹ́yàn wí lẹ́nu nìkan ò tó la ilaha illallah tẹ́yàn mọ̀ tún mọ́ rẹ̀ nìkan kò tó ó wí lẹ́nu ó sì tún ṣe kíni máàrífà ó ṣe la ilaha illallah tó ń bọ̀ tí ọ mọ̀ tí ń wí àfá níbẹ̀yàn bá wá wí èyí ò nìkan kọ́ ó sì tún ṣe kíni gbogbo eléyè ètò àyàfi kíkí ní ókun wà káfàrà bí má yọ ìbàdù mìlú nìlá àfikọ́ kẹ́yìn sí gbogbo nǹkan mí tó yàtọ̀ fọ́lọ́run o alájì ń bí é paripa alájà ń bí ẹwà gúnkẹ wà múmi ìta ń wínú o ìtọ́lọ́run ń wínú o wà káfàrà bí má yọ ìbàdù mìlú nìlá gbogbo ìyá bàbá ìmọ̀lẹ̀ lẹ́ fi wá kìníkà àdúgbò lẹ́ ń wí ìmọ̀lẹ̀ wọ́n fi wá kí wọ́n àbí wò ìgbàgbọ́ wọ́n fi ń wá ìmọ̀lẹ̀ wọ́n fi ń wò àbí sọ gbogbo bí wọ́n bá ti wí ọ̀bá tọ́lọ́wọ̀n àtàbẹ́bì mú bọ́bá jẹ́ mùsùlùmí wà káfàrọ̀ bí mọ́ yọ̀nbà dó lójú kan lákùn dínúkún wọlé ẹ̀dí ìrìnàlọ́mọ́sásánúwà fàyálàhà wàmàn ṣakka àwùtàwàkọfà lam yahrum máàlùhù wà dámù Allahu akbar ọ̀rọ̀ ńláńlá ni wàmàn ṣakka àwùtàwàkọfà la ilaha illallah àti kàáfúnra wa rí ń bí dárúsọ̀sọ̀sù ń bí pé ó ní àwọn mẹ́jẹ̀mú inú àwọn mẹ́jẹ̀mú la ilaha illallah ní kíni al-yaqin al-yaqin ó gbọ́dọ̀ dáyàn èsì láìláà náà tẹ́yàn se tẹ́yàn náà mùsùlùmí mi ó tún máa wí lẹ́nu kẹ́ fi wọ́n lẹ́ ọlọ́lọ́mọ ẹni jẹ́ ọlá o èyàn òkírun kò sí mùsùlùmí ọwá tó ń wí pé ọlọ́lọ́mọ ẹni tí kọ̀dọ́ lójúnù ìtúnmẹ̀ ẹ̀nù pé bóyá ibi tó ń náà wà gan bẹ́yàn bá báyìí lọ gbọ́lọ́hun kò sí láìláà ilẹ̀ lọ́wọ́ ẹ̀lákọ̀ẹ́já fi èsì ń tá máa sọ ìwàtá ń tá máa se

àbí wọ́n bíyàn pé ẹgbọ́ kí lẹ rí sí ìkàbá ìtí ọ́tàkó tí ọlọ́run wí àti tà nẹ́bí wí báyárú ìrìn ẹ̀ṣìn ní kíyàn wá ní ẹ̀mí ò ní ẹ̀mí ọmọ no comment ẹ̀ṣẹ́ ọmọ alábọ̀gẹ́ni no comment yọ wọlé ń bí láìláìláìláhò gbá láìláàlọ́nà gbogbo ń tọ́ bá takò ìgbẹ́ni aw tawaqqafa lam yahrum maluhu wa damu àti sọ̀tún ma pé lam yahrum maluhu wa damuhu islamu pé a ma pààyàn necessary lè o kìí sí pé ẹ̀jẹ̀ rẹ̀ àtówó rẹ̀ tí islamu wímbẹ̀un lànà àdífì ní ti tú ìtúnmẹ́ ní pé fàhúwá mùsùlùmù mùsùlùmí ni o torí bẹ́ẹ̀ lànàbí fi ní almuslimu alàlmuslimi haram damuhu wa maluhu wa irdu torí náà ẹ̀dàkùn inú ta kọlẹ́kọ̀ ń bí náà ni pé àṣẹ iye méjì nínú faith nínú believe èèyàn o lè kó bá o tí ń jẹ́ believe tí ń jẹ́ gbàgbọ́ tí ń jẹ́ imani ni tó se gíní tọ́ dáàyàn lójú tẹ́yàn wà lórí ẹ̀ pé ní àà ó ti yé mi mo sì gbà ọ̀nà nì ọgbà àwọn ọ̀rọ̀ ọ̀rọ̀ pé ọlọ́lọ́mẹni tí ọlá kankan bí ọba jọ lójú mẹ́lẹ̀ ìtọ́ wà yí lọ bàbá ìgbẹ́bẹ̀ òun ni ọlọ́ tò síbẹ̀ àmọ́wà yí àyàn tó máa wò pé bọ́yá bọ́yá ìkọba ìmániyàn ò ọlọ́nkọ́ sọ wá ń bẹ̀ ò fàyà láha min masalatin ma a'zamaha wa ajallaha wa ya lahu ẹ̀rí àlàyé tí ò sí tó tún fẹ́ kílé àjù bẹ́ẹ̀ lọ ẹ̀rí dí ọ̀rọ̀ tó lè dáyàn lákẹ́ èyàn jíjá òní gbogbo tí a sàlàyé fúnra wà yìí kọlọmọ́sà àjá gbọ́kagbà kálẹ̀ lò kó wúlò fún wa láyé ń bí àti ní alkiyama هذا والله أعلم وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين السلام ورحمة الله وإياكم gbogbo ẹjọ́ nípa ọ̀rọ̀ ìsìnkú náà sallallahu alayhi wa sallam bóyá ẹ̀wà jí òun kó sí sàrí ní ọjà ìgbésà ẹni tí ẹni tí wá sí ẹ̀ arákùnrin sọ́jà kan ọmọ rẹ̀ jáde tó ti wá fún ìyàwó ìyàwó الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين lórí bẹ̀rẹ̀ tí alákọ̀ọ́kọ́ hadithu tí ó lẹ́sẹ̀lẹ̀ ni níjọ tí wọ́n ń sin ọ̀kan náà àwọn ọmọ nẹ́bùwa Muhammad sallallahu alaihi wasallam tí ó fi fún aṣíwájú wa Uthman ibn Affan radiyallahu ta'ala anhu nígbàtà nẹ́bì tí wá wí báyìí ẹ̀jẹ́ ká dúó lórí bẹ́ẹ̀ náà gbogbo ẹni ó bá ti kèé ṣe pé èyàn sẹlọ́un nígbà tó wọn mọ̀pẹ́ nìkan ó kú bọ́ ti ẹ̀mọ̀ pé ẹni ẹ̀hún ti kú èyí wọn pé ngbèyàn ti wá gbọ́ pé ẹnìkan kú lálẹ́ ìnísìn kọ̀ wá gbọ́dọ̀ súnmọ́yàwó rẹ̀ torí kọ́ bá lé ẹnu bọ́ wọ́n bá fẹ́ gbé e tí wọ́n sọ kalẹ̀ sínú sàárè ìrẹni kó jìnà sí ibẹ̀ kọwọ́ náà bí ó sì excuse ara rẹ̀ nígbà náàbì ti wí tó sì rìnlẹ̀ bẹ́ wallahu ta'ala alam ìbéèrè ẹlẹ́ẹ̀kejì nípa bẹ̀tìgbọ́ wí èèwọ̀ ní ní títorí pé ìta ń pè ní lọ́kọláya nínú ìsìláàmù ẹ̀rí pé yàn kàlẹ̀ lójú títì nísìn kọ́kàn mọ́ ẹnìkan pé òjìbìyàwó mìírànù ọlọ́nà tí ṣẹ̀rí alákalẹ̀ tí èyàn fi di ọkọ àti ìyàwó bí ìsìláàmù ti wá la ọ̀nà tágbà wọ hayatu zaujiya yìí tàbí mọ̀ ah, lámọ́yá ó ti lọ́kọ làkásígbà ó ti ní ìyàwó ọlọ́run ò jẹ́ kí ti wó nira bí ìtàwọn kan pé bẹ bá ti papọ̀ ẹ̀ ní túká mọ́ ó tún se pé bí ọba bí gbígbé ọba rọrùn mọ́ ẹlẹ́ sí kíní ẹlẹ́ túká ara ọ̀nà tí ìgbéyàwó fi ma túká ní islam wá gbẹ̀yọ̀ kan lọ ẹ̀rinú tí ìgbéyàwó fi ma túká ìtọ́ pọ́pùlà táwà mọ̀ ní àtọ́lá ààrẹ náà ni alfasku gbogbo àwọn yìí àwọn ọ̀nà tí yìí ma fi ṣe gini tí ma fi tú ọ̀nà kan wá ń bẹ tó sì pé yìí ma tú automatically bí òun náà òun ni kíni mautu ahadi òun ni àwọn méjèèjì ta pè láyà ẹsẹsẹ mọ̀rọ̀kó ti yé òun lẹ́fì rí pé kọ́dà masala fíkíù kan wáyé táwọn alfáà tí wọ́n fi mọ̀ hànra wọn ń bẹ̀ látàrí rọrọ̀ báyìí òun ni pé ọkọ àtìyàwó bọ́kọ bá kú sí ìyàwó léwẹ̀ bí ìyàwó lọ bá sì kú sáájú ọkọ rẹ̀ sọ́kọ náà lè ṣe kíni ó léwẹ̀ bàbá ní káwò nídàájọ́ sẹ̀ríà ní pẹ́kọ̀ọ́ wọn wẹ̀ra wọn ní títorí kò sí kìláàfún bẹ̀ pé a nílò ní kíni in tó so wọ́n pọ̀ jíse kíni ọ̀tùtùkà àfíta bá rẹ̀rí tọ́ wá ní nǹkan báyìí se se tí ń jẹ́ ṣẹ̀rí àmì òun là ń pè ní pé bí istifinawu ayàfin nǹkan báyìí ara bí ilé ìtọ́rà annabuwa muhammad sallallahu alaihi wasallam annabi wíjọ kan fún yànlá wa aisha pé aisha yànlá wa ní wàrà sáà gbígbà tí yẹn pé orí mi o tí ọkẹ́bẹ̀ annabi kọ́dà bọ́lọ́n bá ní àjàlì rẹ̀ ó dé nísìn ẹbẹ́nu kí ni ànábí ọlọ́run ọ wẹ́ ọ ni kí n sì fásọ wẹ́ ọ èyí ohun tó máa pé ọlẹ́tọ̀ọ́nù òun làwọn àfáà fi dáadú mẹ́un àmọ́ gbogbo wọn táwọn àfáà fẹ́ wí tẹ́lẹ̀ náà ni pé wọn ò lè ṣe kí ni wọn gbọ́dọ̀ wẹ́ra wọn ní ti torí pé tó so wọ́n pọ̀ pẹ̀lú kú ó ti bàbá tí wá gbélé yé ní ó jà mọ lórí ń tàfà béèrè pàtàkì jùlọ àwátá bá ń siṣẹ́ ní hospital láwọn hospital tí wọ́n bá ń ṣe irú nǹkan báyìí eh, lédè òyìnbó náà ń pè ní cryopreservation wọ́n a máa mú àtọ̀ ọkùnrin àti tóbìnrin ó níbi tí ó ní àwọn báńkì tí wọ́n ń tọ́jú rú ẹ̀ sí kẹwà sọ̀rọ̀ ọ àlọ́ lásán ní tàbà ń wì awárá àwọn obìnrin tó ṣe pé lẹ́yìn ikú ọkọ wọn wọ́n máa padà lọ irú báńkì bẹ́ẹ̀ kèsí báńkì owó <laughs> wípé nǹkan wá tí àmúwáyà ní èsìn ẹwà transfer rẹ̀ torí pé kìí ṣe haramu bí wọ́n méjèèjì bá ń bẹ láyé tí wọ́n bá nìdí pé ní inú tí ma fà ní pé ọlọ́run fún ọkùnrin mí ní tó fún ọlọ́fẹ́ tó mọ́un pé kó lè súnmọ́ ìyàwó rẹ̀ kí nǹkan ó sì jáde lára rẹ̀ kọ́ wọbi tí ọyẹ̀ kọ́wọ̀ kó sì dọmọ bẹ́lùmí bá súnmọ́ ìyàwó rẹ̀ lọ́gọ́rùn gbà nǹkan ọmọ jáde kò sì ní dé torí ẹlòmí ọmọ orí ọlọ́run irun tí ma ń fàánù wọ́n wá lè gbà àwọn làwọn wá ní táwọn gbígbà tí wọ́n fi nǹkan púùsì nǹkan gbé lọ́ọ̀bẹ̀ bọ́bá ìpé láàrin lọ́kọ láyà tí ń bẹ láyé kò sí tọ́kọ́ nínú sẹ̀ríà kò sí nǹkankan tí ó yẹ kọ́ wọ́ra wọn tí ó lè wọ́ òun láàrin lọ́wọ́ láti wọ́ àwọn méjì wá bá débi pé lẹ́yìn ìgbà tọ́kọ kú tán pé ó tún fẹ́ bímọ fún ọkọ rẹ̀ tí ó ti kú mùsùlùmí ò dárú ẹ̀wẹ̀ ìwọ̀ ni òun Alfa wá ní ọ̀rọ̀ ogun ọ̀rọ̀ ogun kan wà ní àwọn àdájọ́ tó tẹ̀lé ni ìpìlẹ̀ ní ká mọ̀ pé kèése gíní kèése halali bí rẹ̀ bá wá wáyé ọmọ yìí tí wọ́n wá bí bàbá kú ní year 2000 lápèjúwe wọ́n bí mọ̀ ní year 2003 ẹ̀bí ó ti jẹ́nu àbí 2002 lẹ́yìn ìgbà tí bàbá ti lọ wọ́n tó lóyún rẹ̀ ni wọ́n tó wá bí òun lẹ́yìn oṣù díẹ̀ ìjẹ́rù ọmọ yìí ọmọ rẹ̀ ni àbí kèèsè ọmọ rẹ̀ masala fíkì ńláńláwà lèléyàn inú àwọn alfa àwọn alfa òní fíkì ara wọn tó dó lórí pé gbogbo tí ó bá ti ṣe pé in tí ó di èèyàn tá ní àtọ̀ yìí kọ̀ bá síyè pé ara ẹni ó ti jáde nìí ọmọ rẹ̀ náà tí ọba sí yẹ méjì ń bẹ pé àbí àbí ó se ń tí ọlọ́run ọ̀fẹ́ èyí wọn ọ̀tọ̀ a máa gbọ́dọ̀ transfer yíhun tí ó fi wá kó bá irú ọmọ yìí torí bàbá ti wí nìsìn sí ọmọ ẹjọ́ ọmọ ẹ̀yà rẹ̀ tí òun ò ní ní gíní tó òun ní ní bàbá ara àwọn alfa oníṣẹ̀rí àti ní ọ̀n ìgbò sí pé mọ́ ù omi rẹ̀ ni kò síyè méjì ń bẹ́ẹ̀ pé ọ̀nà tí ó yẹ kí wọ́n gbà lò òun ni wọ́n ṣe kíni òun ni wọ́n gbà lò a sẹ́rá wọn tí wọ́n ní ọ̀n wọn ò lè bímọ lẹ́yìn tẹ́yìn ò sí láyé mọ́ àmọ́ mo rò pé tí ọba mọ̀kọ́ síbù ṣẹ̀rí àmọ́ èrò tí ṣẹ̀rí àti ṣẹ̀rí àfẹ́ àkọ́kọ̀ gẹ́gẹ́ bí ábílù ní déédé ọmọ ẹni tí wọ́n lo àtọ̀ rẹ̀ ní o kò lè wá wà láyé kọmọ ní bàbá lẹ́sẹ̀ tí è ṣe pé ọmọwọ́ ọmọẹsẹ̀ ń bẹ̀ Allahu ta'ala a'lam àmá ká tún tún wí gbogbo ẹni tó bá gbọ́ báyìí tọ́lọ̀ dánwẹ́ wò ó jí àlọ́dọ̀ ọlọ́run èwọ̀ ni kò sí ẹ̀tọ́ láàrin ọkàn àtọ àyàmọ́ lẹ́yìn ìgbà tí kú bá ti yà wọ́n òun ló jẹ́ lẹ́tọ̀ kíyàwó yọ lọ lọ́kọ mi <laughs> ìtumẹ̀ ẹ̀nú pé in tí ó dà ọpọ̀ pẹ̀lú lámọ́yẹ́ o ti ṣe gíní o ti dópin bí ìfẹ́rẹ̀ ní bá ti wá gbogbo tí ń jáde látara àfẹ́rẹ̀ ní náà gbọdọ̀ sí kíní ọ̀nà gbọdọ̀ dópin ní ẹmẹ́jà wà bí wà àwọn tí ọ̀ lálìkì àmà àwọn òyìnbó ń dáró ilé yíwó kọ́dà ń lú òyìnbó náà yes ti ní court of human rights kọ́dà àwọn náà dájọ́ pé ní ah, èyàn ò lè bí ma tí èsì pòun lọ fẹ́ bí bí ẹ̀ lè mú kíní ẹ̀ lè mú àtọ̀ àmọ́kápá tí wọ́n ń tì ìdájọ́ ti ṣẹ̀rí ànú nípìlẹ̀ òun ni pé ẹ̀ lè dìsáìdì pé tí ó ti parí ẹwà mú ẹ̀túntún kan nú ẹ̀túntún tó jẹ́ pé látàrí ẹ̀ ló ti jáde ẹwà ní kéyìn ò sí kíní kọ́kọ̀ tínú torí ẹ̀túntún kan ní kéyìn ó bímọ fún rẹ ni látàrí ipa jẹ́ lọ́kọ̀ láyà bí ọba ti sí lọ́kọ̀ láyà mọ́ àgbọ́dọ̀ fàyè bímọ fún rẹ̀ ní náà lẹ́ wallahu ta'ala a'lam alaykum assalam wa rahmatullah Naam. Hmm. ẹ̀sọ̀mọ́ráìzẹ̀ lórí àsìkò kí ni bẹ̀rẹ̀ ok ìpèsè ẹgbọ́ àfáàyè wọ́n láwọn ò ní dúódé wọ́n padà wá sí kíní wọ́n dúódé ńgbà tí wọ́n rí pé káwọn ó dúódé lọ sí kíní ńlọ́dá èyí tẹ́ sí ogala nẹ́bì ní kẹyìn ò sí sọ́lọ̀sọ́lọ̀ kọ́dà bẹ́yàn bá ti búra ló kọ ọlọ́run ìbéèrè tàbí ní pé iṣẹ́ kan wí lẹ́nu ní abẹ́ níwà láyìn ní dódíọ̀

kí láàfí sàkà fara búra ọ̀nà hmm? ká tún oúnjẹ fáwọn èèyàn mẹ́wàá kan pẹ̀lú pé ìsìláàmù dá bí ọ̀bá búra bó làwọn ó se <laughs> fa ètò àmú aṣarọ́tí masaki min ausọ́tí ma tó tẹ̀mú na àlíkù aukisiwato hun auta hariru kọ́dẹ̀ èèyàn lè dásọ fún wọn ànábi ní dásọ fáwọn mẹ́wàá tí ọ̀rá sọwọ́ ó fi mọ̀ pé ogun kanáà káà mọ́ pé wà láì wà láì nígbà ní owó tọ́ àmọ́ ọ benefit àwọn yíò náà ẹ̀rígbé islam dá púpọ̀ mọ́ sọ ilé nítorí pé in tó kọ́mọ̀ ní ọ̀pọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ ní pé lọ gbá àwẹ̀ mẹ́ta àwẹ̀ mẹ́ta káàbí sán tàbí tánràn búra o ní tàbí tánràn búra lọ́lọ́run wí o lẹ́yìn lọ́lọ́run tó wá ní fàmánlámùyẹ̀ jídí ẹni tí ọba wá ní ẹ̀ẹ́ fásìyàmú tàlátàjì ìgbà wọn ló tó káàwẹ̀ o bọ́lọ̀n bá rí pé ò sínú fàmọ́lámì ẹ̀jí bọba gbáwẹ̀ ọ̀sán kàfàrà ọlọ́n gbọ́dọ̀ rí pé ò ní in tó fi tánràn yìí ló fi wá dáa sí kíní ò fi dáa sáwẹ̀ wallahu alam náà ẹṣẹ́ gírí wọ́n ṣe ẹ̀dàkọ̀ ẹjẹ́ kọkàlùkó free láti bèèrè tí ọba yìí náà náà láàrin ìgbà òun ọwà lóyún kó tó di pé kò tó wáyé òkè ẹ̀dà <laughs> ọ̀rọ̀ ọ̀rọ̀ kó mẹ́gẹ́ ẹlẹ́fẹ́ bí <laughs> àbá ọ̀tọ̀ ní tí èmi rò pé fẹ́ bèèrè kò tí ìkàn kó mọ̀ ẹ̀rápọ̀ ẹni ṣúrọ̀ ọjọ́ ti lọ àbá kò tí ìkàn ọmọ kíkó ọyẹ̀kẹ́ ẹ̀kọ́ wádìí pé irú ọmọ ìyíbò ló ti jẹ́ ọlọ́run fara mọ́rí àbí fi máa kádúpẹ́ fàfà tó bèèrè ọ̀pọ̀lọpọ̀ ní dárùn nǹkan bá ìwọ̀ lójú ọmọ jì ní òní lè bèèrè àtúnwárẹ́ ni tó lè bèèrè tó ń kálukó mú ti ẹ̀mẹ́ ọ̀rọ̀ ńláńlá o torí ni nse ni ìyọ̀ǹda òbí tó bí ọmọ gbogbo nǹkan yíkọ ọmọ sí

kọ́ ìdá fíkíù sí ni pé alẹ́ẹ̀bọ̀rọ̀tù bilmaani lábílmabani ìtumọ̀ tí èyàn se lọ mátà kọ́dà kìí se tó sọ jáde lẹ́nu òun ní ó fi se pàtàkì bẹ́yàn bá máa dáhùn rú bèèrè báyìí kó bèèrè kí ni alẹ́ọ̀rùfù sáà ìlú fílmàkà kí ni kọ́stọ̀mù bí ti fẹ́ dáhùn bèèrè yìí bẹ́yẹn bá lọ karú bèèrè yìí lórí nẹ́ẹ̀tì láwọn ibi tó se pé ní kọ́stọ̀mù wọ́n yàtọ̀ sí ti wá ń bí yìí ìwíkú iná ma wípé òfin ṣẹ̀ríà ní o èyí tèmi mọ̀ ní kọ́stọ̀mù wá ń bí ni pé orísìírísìí yọ̀ǹda ní ń bẹ lọ́dọ̀ àwọn òbí orísìírísìí gíní ìyọ̀ǹda ní ń bẹ ìyọ̀ǹda no wọn ò no àmọ́ wọ́n retí pé ẹ padà wá so igi àwọn ọ̀gbà pé ẹ ti so igi irú yọ̀ǹda yìí ò so fún yàn o torí pé àníyàn wọn ni ó dìtàmì irú yọ̀ǹda tí wọ́n yọ̀ǹda òun lè mí fi mọ́ fún ẹni ọba ti wá bí mi wá nọ̀ wá rú bèèrè ibi kí ń wí ìmọ̀ràn tẹ́mi máa fún wọn ni pé má ti ìkanjú o torígbà nẹ́bìsà ọ̀sọ́làm ní inú ta gbọ́dọ̀ sá fún jù ká sá fún rújú ń bẹ́ òun ni ọ̀rọ̀ ọlọ́pọ̀ láyà jí ó clear bí kíni bí ọ̀sán tí ó lágbò agbọ́dọ̀ ni pé ìwọ tẹ́kì stẹ́pù kan tó fi mọ̀ pé irú yọ̀ǹda wo ni wọ́n yọ̀ǹda torí ẹ mẹ́jà tanra wa irú àpá tó wípá wọ́n yọ̀ǹda yìí nìsìn bàbá wo lójú ti ṣẹ̀ríà kò sí tọ́lọ̀wọ̀n lè ṣe lẹ́yìn tí wọ́n wíwín pá wọ́n yọ̀ǹda yìí ọlọ́wọ́ ní kí ájà lè ó dé bá ọ̀kanú ẹ̀yìn méjèèjì bọ́yọ́bìnrin lọ́lọ́n pé lókú àbí ọkùnrin ìbéèrè tá béèrè ní tí yẹn gbọ́ṣẹ̀rí ayénú o síyàn lè lọ báwọn òbí rẹ̀ pé ẹ̀rà gbogbo tó bá níṣẹ́ mọ̀ kí mi mọ́ nìdájí ẹ̀ o torí bí ṣẹ̀rí àti tónù wàlàkún nísù máa tàrọka àzíwájùkùn bẹ́ẹ̀ náà ni ìlàmìyàkún làhúnná ọkùnrin wàlàhúnná sọ́kùnrin lè lọ bárò àwọn ìyá àti bàbá ìyàwó yìí pé mọ̀ fẹ́ jogun ọmọ ìtẹ́ ilẹ̀ yọ̀ndájò ní tí ń sì ń gbọ́dọ̀ yìí <laughs> bó ní orílẹ̀ jí wọn ẹ́ torí ẹ mẹ́jà ikú ìtì lẹ́gbù bá tí ẹ̀ ń kafájú àwọn ti gbọ́ ìsìláàmù yé sí àwọn tí àwọn ọ̀gbọ́ yọ̀ndá ayédébi pé ó ti dè lọ́kọ̀ láyà dépò pé títán bá dé ẹlẹ́ jogun ara yìí ọ̀nà kejì tẹ́mi ma wá pàwọn èèyàn ni pé o lè dọ́gbọ́n kan padà lọ lẹ́yìn ìgbà tí ẹ túká tán pẹ́tọ̀ ẹsẹ̀ wọn ò tẹ́ ti yọ̀ǹda yìí ẹnu mọ̀kàtẹ̀ wá wò ní pé nǹkankan lọ́kàn kù tí àti ìta ti se ní níjọ́ kí nìkan náà ni pé fún mi wá pé ìyàwó rẹ̀ ìfúnyàwó mi ní sọ̀dáàkì mo sì fẹ́ kó sójú yí ti ń bá fún báyìí ìgbẹ̀rún ló ti mọrú yọ̀ǹda tó bá pé yọ̀ǹda ti pé ẹsà mọ̀ lọ́nà bọ́lọ̀mbá yóò bó ní pé no tó bá gbérú yọ̀ǹda oní jẹ́ ọ̀sọ̀ fọ́njà tí ó ti wá kan yíò ní ọ̀ìsọ̀dá kíbò mọ́wùlẹ̀ retí pé nìkáàwù ń bọ̀nù wọn èèyàn dáyányán àmọ́ mo ti wí fáwọn mìíràn tí wọ́n sì tráì rẹ̀ tí bàbá yà ó sì ní ah, wọ́n ló ní ìyàwó rẹ̀ ọba ń pọ̀ fún ọfún bọ́bá ti wí yẹun kí ló sẹlẹ̀ ń bẹ̀bá bí ma lẹ́yìn ìgbà àwọn ẹ̀kọ́ ẹgbọ́ ọjọ́ hada wallahu alam sallallahu ala nabiyyina